níbi ọ̀rọ̀ yìí bàbá wọ́n bá jẹ́ òjò bá kọ́ni ẹ̀yìn lọ́jà yóò lọ sí àwọn aṣọ nínú nínú oníṣà fún iṣẹ́ fún mi tí mo bá ní ìfẹ́ mọ́ oṣù mi mo mọ nǹkan tí tí mo rí nígbà bá tẹ̀ mí kọ́dà ọ̀dọ̀ lè yọ̀ kọ́dà kọ́dà lè sún ló dájú tẹ́ ẹ bá kàkó wa yẹ ọ ọ̀rọ̀ wa dára fún mi ohun bàtà àti ìṣàdúrà bẹ́ẹ̀ tó bá ṣẹ̀ fọ́lọ́bọ̀ ọkùnrin láyé nínú yín tí pẹ̀pẹ̀ tó wọ́n níyàwó irú ẹ̀ lọ. Ebi tí mo ń sọ tí mo ń sèkú mọ́ tí mo yìí ló ga ló lọ wá lórí díẹ̀. Ní ìgbà bàbá rẹ̀, a sọ̀ ọ̀rọ̀ wa ló fẹ́ bọ́ra wọn. Ọlọ́run à sọ ìwà lẹ́yìn ìyàwó ìṣà kò ní ọ̀pọ̀lọpọ̀ tèmi ṣùgbọ́n àwọn tí a ti sọ lẹ́yìn tí ìbá fẹ́ kò pé obìnrin wọ́n yàtọ̀ sí a lẹ́yìn òkú lórí tí wọ́n ní ọmọ àpọ̀pọ̀ lọ́dọ̀ àwùsá ráńkì àwọn ìgbà torí ìdáhùn àkọ́kọ́ èyí ó fẹ́ ọmọ ìlú lórí ọkọ bí o ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ tó tó lẹ́ẹ̀kẹ́ta obìnrin lọ́dọ̀ àwùsá kẹ́ńtà ọ̀lẹ́kùnrin ọkọ rẹ̀ kẹ́ńtà ọ̀lẹ́kùnrin táìpù tí wọ́n á jọ sí wọ́n gbàgbé kí wọ́n mẹ́ńsàn ẹ̀yọ̀ ní ọ̀yẹ́ jẹ́ ìpè ti náírà tí wọ́n fi sọ́tẹ̀ lọ́wọ́ àti olùkọ́ sọ́pọ̀ tó ní lẹ́nu ọlọ́run òwe gbogbo ọ̀yọ́ kò fi dúró lọ́rọ̀ náà ní ọ̀pọ̀ sì lọ owó bẹ̀rẹ̀ àwọn yẹn ẹ̀rọ ni wọ́n gbogbo tó lé mẹ́rin tó sọ ní o yòókà bọ̀ ọ̀pọ̀ mi ò bá ó sì ń lọ́kọ́ wájú àwọn rẹ̀ ní ẹ̀ka wọn ó lè kú ìbàdàn lẹ́yìn dálẹ̀ yóò tún ọ̀sẹ̀ lẹ́yẹ lẹ́yẹ ó fi àwọn ìṣàkóso rẹ̀ sọ fún mi ó ní ọ̀pọ̀ lọ́dọ̀ Yorùbá kọlọ̀ mẹ́sẹ̀ ọlọ́wọ́ ọmọ sáà ní káàkiri láti lọ. Wọ́n ti tọ́kọ̀ ọ̀rọ̀ ọkọ̀ bá jẹ́ níyàwó tí wọ́n bá fi omi kan sẹ́lẹ̀ àbẹ́bí Yorùbá. Olóbi Yorùbá ló wọlé pẹ̀lú. Ìṣesí pọ̀ ọ̀rẹ́ báwo ṣe ní ẹsẹ̀ ní ọ̀pọ̀ àwọn tí ọgbọ́n pọ̀ jù ní wọ́n ní ẹ̀yà wọn. Adébíyì fún wọn sọ́dọ̀ ẹni tí gbogbo ayé tù mí. Ìlọ́gbọ̀n ìyàwó aṣọ níjọ tí ń tí lọ́ bọ̀ ilé ọ̀rọ̀ pé ṣé ìwọ̀n ní làkúrí ìwọ aṣọ tọ́jú ẹ̀mí tí àná nípa ìròyìn rẹ fún mi o ti jò ní àlùjẹ̀mí làwọn àtàgẹ́sì lára ọ̀pọ̀ rẹ̀ káàdì fún ọ. àbí òrùlọ àtàkì ha ni ṣé e má kiri ìwọ́ wọn ti para tàbí èyí wọn náà. ìṣe ń bọ̀dọ̀ bá lóko àtàkì fún ọ. yóò máa sọ fún ìyàwó rẹ̀ pé àwọn tí wọ́n fẹ́ wá bàjẹ́ ẹ̀ṣẹ́ gbọ́kọ̀ wà. ẹ̀ṣẹ́ gbọ́kọ̀ wà. tó ń tẹ̀lé bẹ́ẹ̀ èyí ò lọ pẹ̀lẹ́ tó lọ pẹ̀lẹ́ tó lọ wọn kọ́ orí pé wọ ẹ̀ sí kọ́kọ́ ní bá gbọ́dọ̀ yìí o ìgbàlẹ̀ ló tẹ̀lé o kò sẹ́yìn ní o. alùpùpù wa kúrú sùn bí o ṣe ń bá sí ìgbàsọ́ wọ́n fi àdúgbò lẹ́yìn ìgbẹ́ni pé ó fi jẹ́ ìgbàsọ́ pé kò wọ́n náà wà á ìfẹ́ náà láti sí ìgbàlẹ̀ nígbà òkè. Yàrá ìdílé ìbáṣepọ̀ náà pé ìtí jẹ́bà kò tẹ́lẹ̀ láyé kéèyàn ọlọ́run nílẹ̀ tó fi lè èèyàn ọmọ tó fi pàdé kò tẹ́ kéèyàn kéèyàn òní mẹ́ta tí ó kò sí mò wọ́n sàrẹ̀ lọ́mọ̀ wọ́n lọ nà títí òwò títí ìṣúwò jẹ títí ìrírí òkú sí ọmọ tẹ́ ẹ bá lẹ́ẹ̀bà lọ́sọ̀rọ̀

husband is earning when he gives money ẹ̀tọ́ ẹni kọ́ yíra rẹ̀ lọ́wọ́ sí ìwà rẹ̀ ojú kan làwọn ní òun náà ló mú ọ ojú ayé tí ojú ń bẹ́ ẹ tí ń wò bànàbànà òun lè sí bẹ́ẹ̀ ojú àmàlẹ́ ojú yọ ọ́ta ojú sùúrù ní kó bàbá ó fi ń bá ṣe sùúrù pẹ̀lú ọkọ ẹ lọ wo òun o bí bá ti gbé méjì ló tẹ́tẹ́ ẹni tó pé lè ṣe láti báyà lé rẹ̀ tó ní ìjọba lọ́wọ́ torí yóò mọ̀ ṣiṣẹ́ lọ kò ní mọ̀ fóònù ó sì fẹ́ gba rẹ̀ lọ́wọ́ ìyàwó ó lè jẹ́ kọ́kọ́ ọmọ ní fóònù rẹ̀ lọ́wọ́ àṣì òfin ṣùgbọ́n tọ́pọ̀ ọ̀bà jẹ́ ní kọ́ màtúọ̀ yóò kọ́ ìyàwó ẹ̀ yóò kù wá náà sọ nínú àwọn àlẹ́ tó ní tẹ̀sí ọlọ́run ṣàlẹ̀ yẹn kó lè wọ́n dà kó lè wọ́n dà wọ́n nípa pípẹ́ ní ìgbẹ́ àdúgbò àdúgbò mi ò ìyàwó aṣọ ẹ̀ àdúgbò fọ́tò yìí ṣẹlẹ̀ wọ́n ò lóṣù sọ́wọ́ ọ̀ ó ṣẹlẹ̀ rọ́ọ̀dìyà àdúgbò àdúgbò àdúgbò àdúgbò àdúgbò àdúgbò àdúgbò àdúgbò àdúgbò من أزواجه ونسائه كل Dákàrà níbi, ah, aṣọ ó lè nílọ̀, ó lè ṣèpàdé ìjọba ní ìpàdé aṣọ ìwà náà, a ló gba ọ̀rẹ́ tó bá wọ̀ náà. Ọ̀pọ̀ àmà ẹ̀kọ́ pàdé ní òun rẹ̀ kí iná ní àwọn wà fún ìgbẹ̀rù abájẹ́ lóbìnrin bá jẹ́ bẹ́rù ìlàrẹ̀ kí òun kí òun ọlọ́wọ́ ábí wà lọ lọ́sẹ̀ sílẹ̀ sáàbì yìí sọ wípé wèrè kọ ọmọ àwọn onímọ̀ ìlú sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí wípé èyí tó kùn pín tó ní ẹ̀rọ ìmúyẹ́ pàjẹ́ صوام قواما مفلح ńlá ẹ̀yẹ ìnáwó ìlú pọ́pọ́ lórí ìsọ̀bàdàmọ̀sù ó ní dáadáa ti sínú ọwọ́ ṣé tí ó gbójú ẹ̀ lọ èyí wọ̀ màtáwà náà wà ní ìlera àti àtúwà àìsà ìtẹ̀lẹ̀ ara àyẹ̀wò àtẹ̀lẹ̀ ìyún gẹ́gẹ́ ọ̀rọ̀ sílẹ̀ wọ́n ti fún ọ̀rọ̀ ìdáhùn ìfẹ̀lórí torí ìrùnà àyẹ̀wò ọ̀rọ̀ wa la sọ pé àlẹ́ ní ìwọ̀n tó ń bọ̀ fún àwọn àkọ́kọ́ wọ́n sọ̀rọ̀ wà lọ. jẹ́mọ́ tó bá ń lọ ó tún padà ó tún lọ ó tún padà ọ̀nà mà. ilé gbogbo ilé gbogbo ilé gbogbo parí ìjà láàrin ọ̀sán àti òwò. ẹ̀ẹ́dẹ́ gbogbo àwọn ìyá abúlé fún àdúgbò wa o tí wọ́n bẹ̀rẹ̀ sí dáàbò sí wa wọ́n èé gba ìmọ̀ràn kankan láyé tí wọ́n wọ́n è sí ìfúnyàn mọ́ra rẹ̀ wọ́n èrí dáadáa nínú báyìí ẹgbẹ́ ìmọ̀lẹ́wà àti àti àdé ẹ̀ẹ́dẹ́ mọ̀tàkùnrin ẹ̀tọ́ wọ́n è sí ìfúnyàn mọ́ra rẹ̀ ẹ̀sìn wò débi àlọ́ bàjẹ́rẹ̀ kọ́ wà nígbà sí wọn ní lọ́dọ̀ wa wọ́n bá ká ọmọ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí àwọn ìyá wọn máa sí lára rẹ̀ ayé ìlọ́pọ̀ bẹ̀rẹ̀. Fún ìyá ṣètò ìyàwó ìlọ́pọ̀ ayé ayé lọ́pọ̀ ti ṣe. Gbóǹkú fún ọ̀gbọ́n mi. Sọ́dọ̀ kí ẹ̀jẹ̀ wúlé ìjà ìní ń gbàgbọ́ tó ní wọ̀nyí. Nígbà tí ìlọ́pọ̀ ìgbé èyí tí a káta àwọn ìjà náà ní ìjọ bẹ̀rẹ̀. Ọ̀lá àbúrò

obìnrin yẹn kò ní ẹ̀rọ o lè mú bá o obìnrin tó bá ti ayé bọ̀lọ̀ kò yẹ rẹ nígbà báwo. ọ̀yá ilé ilé rọ́ obìnrin ó ṣẹ̀ṣẹ̀ wà á lo ìmọ̀mírùn mẹ́ta ìbéèrè wá wá ìsìnmọ́rù lọ́sí láti lè lọ́pẹ́ sí ìgbọ́nbẹ nínú àpò mímọ́ rẹ̀ àbí òsì ìgbà ṣe bí náà ní kíkà ìwọlé lórí wọ́n ti ṣẹlọ́pọ̀ lọ́dọ̀ àwọn àfà ó lẹ́nu lọ́pọ̀ fún náà ọkọ̀ òun mọ́ ṣe ẹni tí wọ́n fi púpọ̀ ní ọmọ inú ni kò sọ́lẹ̀ inú rẹ̀ tó lè ọkọ̀ wà tó bákan náà ẹni lọ́pọ̀ rẹ̀ bákan àkọ́kọ́ yìí ká lọ mú lọ ìyàwó pọ̀ náà fún àyè ní òun mẹ́ta tó lọ ní yóò tó ṣe gbogbo dákùn ìyàwó ẹ̀ yóò ní ẹ̀ tuntun náà ọ̀dọ̀ náà gbé pọ̀ ní ti kò wọ́n tàbí kò yìí kìí ẹwu àwọn àwọn àdúgbò àmú ètò ìjọba bàbá kò kó lè lọ wà ó ní ìlú òṣèlú ó sì ní tẹ́lẹ̀ wọn fẹ́ sí àdúgbò wọn lè mú ọ̀rọ̀ sí ìdàpọ̀ mi àfi tí ó bá ṣàṣọ náà sí ọkọ̀ ọ̀sọ̀ tó pààyà ọkọ̀ ọ̀sọ̀ tó pààyà àtúntì rẹ̀ ni àti bá tó ilé bá ká ojú náà ni. Áwò áwò áwò àbàyà gàbàdà lọ́ba ìka lágbóhùn èkúrà yìí ṣé ń yọ ọkọ̀ ní wọn lọ́wọ́ rẹ́gbà ṣe wọ́n tó kú nìkan ẹ̀fọ́ mi ó ní bàbá ìlú ìlú àdá lọ bà bẹ́ẹ̀ lọ sí ìta tó bá mi. Ṣé ìdílé náà kàdé wà fún àìní ọ̀mẹ́ta yìí? Àìní wà fún wa ní ṣé bá a tó rẹ̀ kó tó? Àìní wà fún ọtí yá kó tó òṣèlú rẹ̀. ọba adéjà fi ń la ìdáná ẹ̀mí ọkùnrin ó fi ń fi ẹ̀mí wa pé ó bí ó sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n náà lọ́mọ ẹ̀kọ́ wọ́n sáré ọmọ ẹ̀kọ́ lọ́mọ ẹ̀kọ́ pẹ̀lú rẹ̀ ó sì lọ ọbẹ̀ ẹ̀kọ́ ó sì lọ ilé ìlú wa ẹ̀mí ọ̀wà mìíràn náà ó sì pé ní ẹ̀mí ọ̀rọ̀ náà ó sì pé ní lọ ẹ̀mí ọ̀rọ̀ náà ó sì tẹ́ká lọ á lẹ́yìn ọ̀bá ṣe bẹ́ẹ̀ kọ́ mi kọ́ bá jí ọkùnrin tó kọ́ ọ̀yẹ́ kó lè lọ́ bàbá

àyàfi téèyàn bá jẹ́ aláàrí yìí òun náà ọkùnrin tí lọ náà ó lè padà pẹ̀lú ẹ̀ ìlú ìsọ̀ àkọlù sáyẹ̀ ìlú kí a máa ṣe gbogbo tí ó lọ́pù lọ́wọ́ dà ó ní ààyè ìsìnkúnlẹ̀ ọ̀rọ̀ ọkùnrin lọ́rùn láti súnmọ́ obìnrin lọ́nà àrọ́rùn ọ̀rọ̀ ọ̀rùn ju ọ̀nà àdájì jẹ́ lọ ṣe wọ́n láti

ní bàbá rẹ̀ nígbà tó bàbá àwọn kọfẹ́ bá wọn sọ tó wà láwọn lẹ́tọ̀ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ jọmọ́ mọ̀ pẹ̀lú ọdún ọmọ ẹkùn tẹ́sì wọn sọ ẹkùn tàbí àwùjọ tí ìlọ́wọ́ sáà ní ọjọ́ ìjá àti ọmọ pẹ̀lú ọmọ sọ́tò ní wípé ìròyìn lára àròyìn ànábì òun wípé ànábì mọ́ wò ní fi ìdọ̀tí àrùn tí ó yí bì látòrí ànábì adámọ̀ tó ní bàbá rẹ̀ kò sí sílẹ̀ kò sí ìjọba ìgbẹ́gbẹ́ kò sì sẹ́ńtò ìnáwó tó wà tí ó sọ pé ní tó fi fọmá nàbí adámọ́ o láti babababababa sílọ́wọ́ áà káwọ́ ìwà nílẹ̀ ìwọ̀dá wọn wọ́n gba omi lọ́wọ́ ọkọ rẹ̀ láàárọ̀ wọ́n fi fún ẹ̀rọ mi lọ ẹ̀sùn òjẹ́sì ọ̀dọ̀ ṣe láti ẹ̀sọ́ àìmọye àwọn gbajúmọ̀ tí fún àbẹ́lẹ̀ nígbà ìlọ́kọjẹ́ ọmọ ọmọ ọmọ ní sì lọ́wọ́ lọ́jọ́ ó bá ṣe fi mọ̀ sọ́ ọmọ bàbá rẹ̀ wọ́n ní kàwá àgbàwà rẹ̀ ilé ìwé jẹ́ ìjọba ó ń sọ́rọ̀ wọn sọ́rọ̀ pé yàtọ̀ lẹ́nu kún mọ̀ ti jọba ìjọ mi ó mà mí tí ọ̀sẹ̀ ló mọ̀ lẹ́yìn mi ọ̀rọ̀ yóò mọ̀ tọ́ ìgbàwọ́ máa ń làm yẹ́ oṣù bí ìwà láti sínà bí ìgbà kan máa ń sìn náà bá tí ìgbàdé kòkó láàrin mú ọ̀rọ̀ yóò wọ̀ bọ́. jẹ̀mọ́ sámà láti sọ sẹ́kọ̀ọ́ nàìjíríà lọ́pẹ́ náà wọ́n gbogbo wa ti jẹ láì jẹ báyìí jẹ sọ́tù rẹ̀ sọ́ sẹ́kọ̀ọ́ nàìjíríà gbẹ bẹ́ẹ̀ náà wọ́n ti da wọ́n ti da lùkẹ́lẹ́ bá o wọ́n ti wàkùsà o wọ́n ti sí máa ń yẹ̀ ní o àti bí wọn tó lè fi pàdánù ó sì lè fi ṣe àgbègbè òwe òmùmọ̀ náà ní ilẹ̀ tó fúì tó tún mọ́ padà yìí ká lọ́wọ́ bọ́ọ̀lù lórí ẹ̀ sọ́mà láti fẹ́ ọba tàbí àmìlò lórí wa wọ́n ìbá àwọn ọmọ ìbá àwọn ọmọ ẹ̀rọ bí ọba kan kọjá pé ọ̀tọ̀lẹ́ni yọ́ làbọ́ ọ̀tọ̀lẹ́ni yọ́ lẹ́sùn ọ̀tọ̀lẹ́ tí ó lè mú ọ̀dọ́ bàbá tó lè mú ìgbọ́dọ̀ tó parí ẹ̀kọ́ pé orí ó wà ní omi lọ́dọ̀ ọmọ ẹ̀kẹ́ ní tọ́lọ̀ ó wà ní òfin pé ẹgbẹ́ ọmọ yóò wà já ọkùnrin méjì ọ̀rẹ́ òkè sílẹ̀ ṣùgbọ́n orí lè wà ní omi ìgbẹ́jọ́ ọ̀dọ̀ ọmọ méjì tó sì lọ́kọ̀ lára àwọn ọlọ́run tó ti bẹ́ẹ̀ náà ẹ̀wọ́n tà sọ ẹ̀wọ́n tà sọ bẹ́ẹ̀ a sì wọ́n mọ́ láti kúrò wọ́n ti jọ níbi àbọ̀ wọ́n rẹ̀ àà ọ̀hán ìsinmi ẹ̀kúṣẹ́ tó ọmọ rẹ̀ pàdé àpọ̀ tọ́wọ́ àjọ bẹ́ẹ̀ rẹ̀ wáyé dàá àpọ̀ láti ń tẹ̀kùn ìtàlùkà fún ẹ̀yìn sẹ́yìn a ń gbìyànjú pọ̀ lọ́nà náà ṣùgbọ́n bí ìrọ̀sùn sí àgbàlẹ́ èrè o èrè o báyìí máa ń bẹ̀rẹ̀ Thank you ọ̀fíà bíbù náà wọ́n kọ̀ lọ́sọ̀ wà fún mi wọ́n tó ń olú tó lé ó ti lọ ó ti àtàwọn ìbára láwọn ẹni o kábà bẹ́ẹ̀ lọ kí ni ọmọ nípa ẹ̀sìn tí bí ẹ̀mọ́ fún ọlọ́dà wọlá ní o wọ́n ẹni tó bá màdà tó wọ̀ dáhùn yìí ìbínú gbé ọlọ́lọ́ mọ́ṣẹ́ oṣù àkọ́kọ́ lọ kọ́ńtà àwọn mímọ̀ tó sọ pé inú obìnrin yẹn tó náà bá jẹ́ ìjọ náà àwọn aṣọ tí èdè lọ mú ọmọ òwe láwọn àsìkò àìbí ìwé wáyé kọ́ra èròjà àdílà ẹtí pàdé bí ìfà ọ̀rọ̀ irú àwọn obìnrin yẹn dàmà láwùjọ àti tàbí ẹ̀sọ́ tó ń bọ̀ ọ̀rọ̀ sílẹ̀ mọ́ báyà ń bọ̀ ọ̀hárọ̀ mi nà á zọ́ọ̀bù ọkọ̀ rẹ̀ tó ń

يعود مالي النبي من تزوج أكل شبابي ọkọ̀ mi lọ́tọ̀ jẹ tí ń pè ní ìjọ́gbọ̀ ara rẹ̀ pé ọmọbìnrin ọ̀dọ́ ni èyí ẹ̀rọ ẹ̀ pé ikú ẹnu rẹ̀ tó ọkùnrin lọ́tọ̀ jẹ ọ̀dọ́ mi bẹ̀rẹ̀ wà ní sẹ́kùnlọ bọ́ọ̀lì gbogbo lọ́dọ̀ ń lè pé fìlú ọmọ láyé ó ní àwọn mímọ̀ ìlọ́wọ́ yìí padà máa lọ sí mi nígbà tó gbó orí ìlú wa lọ́wọ́ ìlú ọlọ́dún ضامن يعني مثل وعد الرجال اللهم اني اشرك ọlọ́pàá òní ọ̀pọ̀pọ̀ tèmi o gbọ́nà wà ní àjẹ́bì nítorí wípé ìwé bọ́ọ̀sì ọ̀dàrẹ́ ti kó náà dàná sí ọ ọ̀dọ̀ rẹ̀ kò ní bàjá lè sí o nígbà táyà bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ bí bọ́ọ̀lù ti pé wọ́n ti ní akọrù ọ̀dà ní ti ìgbà ní àtìlọ́gbà ọ̀tẹ́sùn ìjọba ọ̀tẹ́sùn ìjọba ọ̀tẹ́sùn ìjọba ẹni tí bàbá tó ti sọ̀rọ̀

méjì ọ̀jẹ́ pé kọ́kọ́rọ́ iná inú ilé wa náà láti méjì abẹ́lẹ́ náà tí a gbà bọ́ náà rẹ̀ sí adẹ́jọ́ jẹ́mọ́ ìlà wá sí ẹ bá ti gbọ́ yẹn kọjá òun fi ìlọ́ náà o nínú ọba yẹn kọ́ wọ́n wá ní ìṣẹ̀lẹ̀ àbáṣọ rẹ̀ torí ìyá tó kù sí lè ṣe owó sí màá ọ̀wá sọ láti sẹ́yìn

kò kọ́ bàjẹ́ ní oṣù náà òótọ́ kó sì bàjẹ́ ìrìn náà ló lò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ jẹ̀mọ́ ẹ wá wo prọ́sẹ̀sì pé abẹ́ ọ̀wọ̀ ó ti lọ ayé wà sọ yẹ́n sọ̀rọ̀ náà àbàbọ̀ tó àbẹ̀ lẹ́yìn ní àní ní ọ̀pọ̀ ní بطل لا حروف جنب الثلث حروف بإذن الله تعالى المربع زوجها وبريتو أصلا إلا الفن عبد عبد الحجرين أو أحسن الحجرين كما جاء هذا من رواية علي بن طالب وبن عباس رضي الله تعالى عنه هو المحدث عليها إن كان يمكن بقيها وبدأ يولده الله مزوج لمن تؤمن بعد وغيره الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف المرسلين الى محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه اجمعين اما بعد عباد الله اوصيني ونفسي بتقوى الله هذه وصيه خالقنا لنبي خلقه قال الله تعالى يا ايها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به وترحم ان الله كان عليكم رقيبا امه الاسلام الله سبحانه وتعالى امر الرجال بامساك ازواجهم بمعروف وبشرائين كذلك بمعروف ولكن الخلق جعله الله سبحانه